bá sọ̀rọ̀ búrú ayé tó kálukú máa ń bẹ́bẹ̀ tí mo bá lù máa ń kàkó mẹ́ sí dáadáa àbàbá wà yìí ni. Múra tọ̀rí ìkọ́ ti máa lọ. Nínú tọ̀rí ìkà bàbá wa jìdó ń bẹ̀ ìmọ́lẹ̀ la bàbá wa. Múra tọ̀rí ìkọ́ ti máa lọ. Ìmọ́lẹ̀ la bàbá wa nínú tọ̀rí ìkà. Ṣé igẹ́ ní àkíkọ́ ti sàálà? Bàbá wa táwọn ọ̀rọ̀ yìí nínú bí yóò tòdodo ọ̀rọ̀ láyé bàbá ìjẹ́ kan bẹ̀. Táà bàbá wa bá kó sínú àkíkà kálukú náà ní ọ̀yà tí ọmọ wa bàbá wa lẹ́nu. Sẹ́yìn fẹ́ ní àkíkà ti sálá. Yàúdú abúrúkú ilẹ̀ màjí ti Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, أهلا بفضيلة الشيخ الجليل ولي الله وخليفته في الأرض المتصف بصفات الكرامات الذي يخضع لله ويعتدي به ويعتدي الناس بعلمه وعلى الله فليتوكل وعلى الله يتوكل ويعتمد وبذكره يتنعم ويفرح وفي ميدان أدئ يرقى ولا يعمل وعلى ذكر ربه يتقلب على هو فضيلة الشيخ الفاضل الصوفي التقي الورع الذي أذكر اسمه بكل التواضع والإكرام على آج داود عبد المجيد أدام الله وسولته وأفيسه الله خدمة لدين العليم قولوا آمين آمين أنا قلت له أياكم الله تدعو بالدعاء مرتجى ودعاك الله من شر الهدى وجزاك الله خير مسعى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أي بابا وتسوى نكال لا تعرف أتنيا وعلم الإسلام akíyí púpọ̀ ẹ̀rọ̀pọ̀jẹ́ máa rí àbàbá jẹ́jẹ́ akíyí pẹ́jẹ́ tí a ń sọ fẹ́yìn irú àwọn àgbàlagbà tí mo bá ń jòkó yìí ọjọ́ mi lójú púpọ̀ ẹ̀rẹ̀kẹwàá ilé kẹfí ẹ̀sìnmi lọ́wọ́ fẹ́ràn mọ́ wá ṣùgbọ́n yìí fún ayé lẹ́wà jòkó ọlọ́run lẹ́wà dá lóhùn ọlọ́run dá yín lóhùn ó ti ẹ̀sì dá yín lóhùn kò ní jẹ́ alápàá ìlú bẹ́ẹ̀ lẹ́yìn ya wá bẹ̀rún náà ẹ kí gbogbo wa kájọ dìde fọ́lọ́run àwọn tẹ́sẹ̀ ń bọ̀ láti ẹ̀dẹ ni lánàáta ìsùnmọ́jú àti tún ní program bí mẹ́ta lágígí báyìí àwọn àfá ìdẹ pààrọ̀ ọ̀dọ̀ mi wọ́n fẹ́ ẹ̀sù èmi náà fẹ́ á kí ni wọ́n á lè sì tí yóò fi tò wọ́n yín báyìí ní tó jẹ́ apẹ́ ni ààbẹ̀ ti láìsí ẹnu tá bá wájọ sí ọlọ́run fàlùbárkà sí ìyọnu ọlọ́run lọ pàtàkì jù ọlọ́músà ìyọnu sí gbogbo alọ́kùnrin lóbìnrin ajé Suleimanu imam tó jẹ́ imam mọ́tàrásí wa olíṣẹ́ central eh, moscavi olíṣà ọlọ́mọ́ta falbarka sí jẹ́mìnrin ogun gbogbo ẹ̀yin ìgbìmọ̀ aláàfáà tẹjọ sí tòjòkó ìládúgbò tẹ́ bára ìjà ọlọ́mọ́ta bá fi lọ́kàbalẹ̀ gbé nǹkan yọ máa dá ẹ̀yin alákọ̀wé tí ń wó ní àtoníṣẹ́ ìjọba ọlọ́mọ́ta ìlàmú

inú ọlọ́run ó sì tó sí torí gbogbo ẹ̀yin tẹ́wà bí ẹ̀yin sọmọ ọdún mẹ́wàá ọmọ ogún ọdún ìjọba mọ́ máa dọ́ta ọdún 60 years wá ń ṣe kankan ajẹ́kórí ní pàtàkì kó tó ṣe ní ọlọ́mọdé àti ìtàní olùwà. Ìjájọ pàkọ̀ pé àwọn obìnlẹ̀ ilẹ̀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 a ti kí ọlọ́run pẹ̀lú istighfaru a ti wá foríjì àti tẹ̀lá ilaha illallah òkùnmọ́ ọlọ́run lọ́kan a ti Muhammadu Muhammadu a wá tọrọ kí di ọlọ́run àwọn tàà lè sàdúrà fún tàdúrà ó fi gbẹ̀lágbà kọ ohun ọlọ́run ò wọ́la pé àwọn àgbàlagbà ń bẹ bí ọba àgbàlagbà ni ọlọ́run ọba ó kìí sì ìkà àgbàlagbà lábùkù àwọn àgbà ọkùnrin bí bàbá ọdún mọ́sálásí nì olísà ajàgbà tó fowó rẹ̀ sí tọ́lọ́run wọ́n fàárọ̀ sí tọ́lọ́run wọ́n fọ̀sán sí tọ́lọ́run ó yẹ dérí gbogbo àwọn ọ̀rẹ́ wọn tẹ́jọ dúó àfisalága ọkùnrin àtàlága obìnrin àtàwọn alákọ̀ gbajúmọ̀ gbogbo àpàdé ànẹ́bì níbí lẹ́nì àdúrà àtàbá tọrọ lọ́jí ó rí bẹ́ẹ̀ ọlọ́jí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹ wá dákun níbi àníyàn tẹ́ bá máa dà ẹ má ṣe pè lẹ́nìkan ẹ má bàtẹ̀ nìkan jẹ́ ẹ tọrọ ayé ẹ ìsìn lọ́hun ìfẹ́ràn ara wa ìmá tẹ̀léra wa kiri ọlọ́mọ́sàgbà lẹ́sìn fún wa bádà ní ẹ̀dáadáa àwọn àfi àsàlátù àfi jòkó tàbá ní àsàlátù ní àbọ̀ olóde ìmáàmù ọwà jáde pẹ̀lú àwọn sàábẹ̀ rẹ̀ méjì kan àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wà máa àsàlátù báyìí àwọn òfin kóòrùn ọlọ́ pàdé ànábì kóòrùn pàdé ànábì báwọn ará Màdínà ti pàdé ànábì mẹ́bí àbí òsí níyìn aláyé ànábì mẹ́rí àyè tàà bá ní gbàgbọ́ bẹ́ àbí àwá ti gbà ẹni sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ẹni alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam kádàníyà dáadáa gbẹ̀yìn tẹ́ ń dájú tọ́lọ́wọ́ ọlọ́run ní yọ ọlọ́rọ̀ yìí

ọ̀rẹ́ ìmọ́mù ní ọlọ́run ó dóòtí ọ̀ alánẹ́bí lọ́dọ̀ ọlọ́run bismillahir rahmanir rahim Allah Allah Allah Allah Allah Ọjọ́ sókè Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah الله الله الله الله الله الله الله الله الله الله fojú ẹ̀yìn Allah. Allah, Allah, Allah. Allah. Allah, Allah, Allah. الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض الذي يسوى عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وقلبهم ولا يريدون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يعود بسماء ولا يعود بسماء àbí ká má ti tà nẹ́bì náà sí ẹ̀rí tó dẹ́ẹ̀dó ọlọ́run ní dáadó sọ́gbẹ́ ọ̀hún ọlọ́run ní fi nira mú wa náà dáadó sí police station ọlọ́run ní fi nira mú wa dáadó sọ́sibítù ìdó yìí ẹsẹ̀ wa dáadó ọlọ́run ló ní àfihàn lọ́run ní àti ẹ̀rá àwọn àgbàlagbà náà sọ́dà bàbá wa wọ́n ń bomi lójú ẹ̀rí ọkùtà nẹ́bì àbí a mọ́ fún tọ́lọ́run lórí ọwá kùtà náàbì ẹ̀tún dà ní ẹ̀yìn

ọlọ́mọdé ilé ní kìbìrí mẹ́lẹ̀ anábí kúrò islam alánàbí lọ́dọ̀ ọlọ́run As-salatu ala an-nabi, as-salamu ala an-nabi, as-salatu ala an-nabi, as-salamu ala an-nabi, as-salatu ala an-nabi, as-salamu ala an-nabi, as-salatu ala an-nabi, as-salamu ala an-nabi, as-salatu ala an-nabi, as-salamu

Salamu ala nabi, salamu ala nabi,

الصلاة والسلام الصلاة والسلام الصلاة الصلاة والسلام وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الصلاة وسلم الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Agbọ́mẹ́rin lọ fẹ́ lò, wọ́n ti tọkọ omi méjì dáwọn èèyàn lóhun. Wọ́n ní tọ́pìkì ní nípa ọ̀rọ̀ ìsìláàmù. Àwọn àwọ́ àyà méjì kan táàrí lò, àtàdísà náàbì ẹyọ kan táwà ṣe ní orin tí ó fi yí wa pé ìjẹ́ ìsìláàmù bọ́ lórí lánàá wọ́n ní ìsìláàmù bọ́ lórí lẹ́ni bọ́ọ̀ ní ìsìláàmù bọ́ wá rí lọ́la kálukú náà ní ọmọ adáhùn lọ́dọ̀ ara rẹ̀ bó ti rí lánàá àti mọ̀ bó ti rí lánàá lànàbì tàbá ní ká bèèrè pé kí ní jẹ́ islam ar-rasulu sallallahu alaihi wasallam huwa al-islam li'anna akhlaqahu huwa al-islam nítorí àwọn ìwàtà náàbí hù gangan ní islam tóró òun ni ọlọ́run fi ṣe good example táàmà fọ́lù ẹ̀ bí islam ti fẹ́ Mísìlámù sí ni a máa rìn kànábì rìn. Gbogbo bùkátà tá a gbọ́ láyé kí ń dààmú àwa láwọn òkè ìṣòro méje téèyàn máa há sí pàárà rẹ̀ ní ayé lànábì wẹ̀ kànkàn lọ́wọ́ ẹ̀já ń bẹ̀. Àkọ́kọ́ ní ìṣòro tí dààmú yẹn láyé, òun náà ni màárìfù, knowledge, mo fẹ́ lẹ́kọ̀ọ́, mo fẹ́ education tó al-ma'arif ọ̀kanú púrúblẹ̀mù ni anẹ́bí ìwẹ̀ jáfẹ́ àsòtẹ́lòmí tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní tí tó ti bí tárọ́rì ló ti di wúlígánì gẹ́gẹ́ bí àwọn ọmọ wa tí ń bẹ́ńlẹ̀ wé sí kẹ́ ń ṣe ẹgbẹ́ kọ́ọ̀tù láti ilé ẹ̀kọ́ ẹ̀dàkùn ń gbàtọ́ ma ń ṣe ẹgbẹ́ kọ́ọ̀tù láti ilé ẹ̀kọ́ tó bá jáde tẹ́ kí ni ó ṣe o ìgbàtà nẹ́bí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ kọ̀ sẹ́gbẹ́kẹ́gbẹ́ example kanu ẹlẹ́ẹ̀kejì problem ta níláyé àyìmọ̀ náà kẹ̀ afẹ́ lọ́kọ afẹ́ láya nígbàtí ìyàbá ti bàlágà ní tí ń dalẹ̀ ẹrú ànábí òfin bàlágà àti ẹ̀sẹ̀sẹ̀ kúse problemu kejì nù pé ìyàbá ti nífílẹ̀ pé mo ti dọkùnrin mo ti dóbìnrin mo lè gba ọkùnrin lálejò ah èmi náà sísẹ́mù tàbí ọ̀dàrú. Huwa al-Islam, annabi gangan ni Ọlọ́run fi tàkójú Ìsìlámù fún wa nítorí láìfù ẹ̀, gbogbo láìfù ẹ̀ tó lò bí sí ayé ẹ̀, ó fi ṣe example dáàmà kọ́sẹ̀ ni. Problemu kẹta, nígbà tí a bá kẹ́kọ̀ọ́ tó bá lọ́kọ láyátẹ́, ẹlẹ́ẹ̀kẹta mọ̀fẹ́ kọ́lé mọ̀fẹ́ nígbà mọ̀fẹ́ láwo alìmọ̀kásíbò láti rówó ọ̀nà rírówó ẹ̀fẹ́ bí táa bá dé báyìí tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ tànẹ́bí ọ̀fẹ́ tànẹ́bí ò sì ṣerú ẹ̀ àwọn mùsùlùmí àná dáadáa wọn ṣerú ẹ̀ wọ́n dúró níbi hàláàlì ọlọ́run nítorí pá kọlé alòmọ́tò ọmọ olówó ti pẹ lọ́dọ̀ rẹ̀ lọ́ọ̀sán mọ́ àwọn tọ́jà àjọpọ̀ ayípọ̀ lọ́jà tọ́dá agreement tí ń bẹ láàrin tọ́dárú àdíwọ́ lálọ́dù tọ́ jẹ́ owó tẹ́lẹ̀tì mọ́lẹ̀ àdíwọ́ tẹ́lẹ̀tì tọ́ fẹ́ sanwó lálọ́dù mọ́ ànábì oríbẹ̀ ọ̀ àdéhùn ní bẹ láàrin rẹ ọkọ rẹ ọ̀dọ̀ rẹ ló ti dàrú wọ ìyàwó ó kúrọ Annabi ò sílẹ̀ fáwọn ìyàwó jẹ́. Níbi ríro ó ní Makasi, ó di mélòó? Ẹ sí tò sí. Ó di mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹ́rin Almanasiku, inú àwọn ìjẹ̀gbọ̀n tí ń dàmú aláyé táa torí ẹ̀yà kèfèrí sí ọlọ́mọ́yà wá kèfèrí. Tẹ́lórí ẹ̀ torí ẹ̀dí Mùnáfìkì Ìsìláàmù lọ́sàn-án kèfèrí lóru. Òun náà nínú ìjọba position lẹ́nu iṣẹ́ promote lẹ́nu iṣẹ́ ọwá torí ẹ̀tì kèkèrí láàbọ̀ ó di mùsùlùmí láàbọ̀ wọ́n ní ẹjá sí bẹ́ẹ̀ bàbá sí bàbá fèsù ní tèsù àwọn ìráyé tẹ kọ́dà ará àbá mi náà fi sọ bẹ́ẹ̀ mọ̀násíwù láti nípò ànábì nípò kọ̀sẹ́bọ̀ àbíta nípò rẹ̀ jú tó ń ṣe ọlọ́run lọ báwọn náà bá dúró ànábì nípò gbogbo bí ọlọ́run láti láyá lẹ́bẹ̀ẹ́ alìmọ̀lẹ́sì ipò òdúbé lọ. Ẹlẹ́ẹ̀kàrún nínú tí ń dàmú aláyé tàbí wẹ̀já ń bẹ̀. Táàsì láwà afẹ́ ni ọlọ́run tó wẹ̀já bẹ̀. Táàrẹ èèyàn olówó náà Mùsùlùmí dáadáa tó wẹ̀já bẹ̀. Nítorí ìkájú ẹni kò, ìgbé àpá nẹ́bì ti sílè mí náà ṣe Mọ́tò rẹ̀ tí mélòó wọn ló ti mẹ́wàá. Oh, ilé àbíté ọ̀kan náà lógún, ilé rẹ̀ níbẹ̀ lọ ní 25, ní 250. Àbáwà kan bẹ ilé rẹ̀ tó 250 ní nǹkan bí ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn, àwọn àbáyé tó ti kọ́ sí ní. Kèézi tẹ́lẹ̀ ilé olóògbé àgbékàkọ̀ kan ní máa kọ̀ọ̀kọ̀, bẹ̀lẹ́kùn bẹ̀lábẹ̀kùn tàbí káàkiri, àfáàrí. Àti ká mọ́ sí ọ̀dá Bí ẹ bá ní dúkìá kò burú ní Islam, ọ̀rọ̀ Anábì Sulaimana ní, Zulkarnaini ní, Anábì Dáúdà ní, wọ́n àti sílò, torí ká máa tí wọ́n ní a máa lò ní òun àfikà ní, ṣùgbọ́n ká wà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, kó lè dáa fún wa. Ẹ̀rí, ó di mélòó, ó di márùn nítorí kí nǹkan mọ́ sẹ̀mí lẹ́lómí èmi ti kèfè rí tí wọ́n pa mí ní wọ́n pa mí ní ọlọ́gbàgbàkúgbà mùsùlùmí láàbọ̀ kèfèrí láàbọ̀ anábì orí bẹ́ẹ̀ wọ́n ti hàn nábì ní yálàyà èèmà ẹ̀yìn náà mọ̀ ẹ̀gbọ́ wọ́n hàn lé mamaka ọ̀họ̀ kúò ní bọ́lọ̀ ti yájú rẹ̀ tẹ ọ̀họ̀ kúò ní òun náà ló ní máa nítorí pé ìṣòro lè bá wa náà ká má sákò ní ìsìlámù lọ ibi tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ lẹ́yìn rẹ̀ tàbí ní alìmọ̀-árífò tàbí ọ̀rọ̀ ẹ̀kọ́ mọ̀nákíwù alọ́kọ̀ alaya tààtì rí makásíbù láti kówó jọ tààrí manásíbù láti fi wá ipò tààdẹ̀ rí zakarifu láti fi wá gbogbo dúkìá ayé tàwárí madáfíù nǹkan táì dáàbò ara wa ọwákù almu'afat àlàáfíà àlàáfíà gbogbo kíní ìlànà ilé fàndésàn rẹ̀ kalẹ̀ ọ̀nà wọlá

láàrin bá ṣe wà ọ̀tọ́ láàrin bá ṣe wà ìṣàyé Muhammad mi ọ̀tọ́ láàrin bá ṣe wà ìyàwó Muhammad mi ọ̀tọ́ láàrin bá ṣe wà Muhammad mi ọ̀tọ́ láàrin bá ṣe wà ìṣọ́lá Muhammad mi ọ̀tọ́ láàrin bá Ọdún lárí kan ṣe wá. Ipò Muhammad yóò. Ọdún lárí kan ṣe wá. Ọdún lárí kan ṣe wá. Ọdún lárí kan ṣe wá. Ìjà yìí Muhammad. Ọdún lárí kan ṣe wá. Ọdún lárí kan ṣe wá. Ọdún lárí kan ṣe wá. Ìjà yìí Muhammad. Ọdún lárí kan ṣe wá. Ibi ilé jẹjẹta kàí ìbẹ̀ láti jùnù. Bẹ̀lá tí ń ṣe lọ́hun, bẹ̀lá tí ń ṣe lọ́hun, nítorí pa fẹ́ ní, mọ fẹ́ ní, àwọn ẹgbẹ́ mi náà ní, èmi náà fẹ́ ní, èmi náà fẹ́ ní, à ń ṣe lọ́hun láti bẹ̀rẹ̀. A ti lè dá kankan nílẹ̀ yẹn ọlọ́run jẹ máa, ẹdàpọ̀ ẹjá bí ra lérè ẹ̀yìnlẹ̀ níláàrí, tẹ́yìn lẹ́sìn ayé wà fún ẹ̀yìn tẹ́ǹkà thousand, tẹ́ǹkà million, tẹ́ǹkà billion, tẹ́ẹ̀kọ́lé, tọ́gbọ́n ẹ̀yìn ló ọ̀kàwé sáájú rẹ̀, Táwọn kan l'Amẹ́ríkà lọ London ṣáájú ẹ̀ tí wọ́n ní lárí tó ọ, tó àrò pé eré rẹ̀ pé jù tàwọn yòókù lọ. Arúnà Sọ̀lá mọ̀ é gbà pé òun náà dáti ló níbi ìdá lágbára gbé sí tí ò lówó lọ́wọ́, kádàrà ògbò ogun ẹ̀tẹ́ tí ẹ máa gbọ́ àkúnlẹ̀ ẹ̀dá ó ṣòro láti yípadà àkúnlẹ̀ ẹ̀dá ó ṣòro láti yípadà ìtàlágbára gbé ṣiṣẹ́ tí ò lówó lọ́wọ́ ọ̀rọ̀ kan àìmáyé ń bẹ́rẹ̀ l'Amẹ́ríkà ní years Owó ọmọ ní kẹkẹsẹ, òun tẹ́ ní. ìwẹ̀, ti ẹbọ́ ti yẹ tó ní ah, ọláwọn mẹ́rin ni. Ọláwọn kọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn kan rárá. Ọláwọn mẹ́ta tó kù, àwọn náà ń yìí. Bí yóò pé ẹjẹ́ afọ̀rọ̀ ilẹ̀ bọ́lọ́un. Níbi tá lágbára gbé jíṣẹ́ ló láwọ́ arọ tí ò lè rọ àlẹ̀ ó ń kọ́lé kádàrá ògbò ògùn ẹ̀tẹ́ sí ẹ̀mí agbá Ó sọ̀rọ̀ láti yí padà. Ìjọ́ àjá ronú ipẹ́ ajé afọ̀rọ̀ fọ́lọ̀, ìbídé ká bá sọ̀lẹ̀, gbìyànjú ìdàbára tí ò ní àrámọ́nú.

Ah, nígbàtí ti kírun, torí tó wọ́n fọ́ mi, nígbàtí tó ń lọ wá sí, táwọn bá ń sàdúrà fún mi, ọjà yóò tà bí ó ti hàn rí nù ọ́, wọ́n bá tí ó lóòdù ọmọ ọ̀tún òkú ọ̀sẹ̀ kápẹ́. Lọ sọ́ọ̀sì bí tí wọ́n ìdíra dánwò, tébì kan bẹ́tún ọ̀rá dánwò. Lọ lé aláwo bí tí wọ́n ìbá díra dánwò lé aláwo, àdánwò tí wọ́n ju tí mọ́sálásí lọ. Tọ́wá pé gbogbo ẹni tí ìsáwo ní gbádùn ayé ni gbogbo àbájú aláwo náà. Lágbogbo ẹni bá ti di pásítọ̀ sọ́ọ̀sì ní bá tún gbádùn ayé ni kọ̀tẹ́ tí ó kùnú ìsìlámù.

وهو محسن ومن دينا ممن أسلم وجهه لله فهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا دينا ممن أسلم وجهه لله وهو محسن الله يقوى إجماعا لا تقوى pápájà ó ma ní asìlàmù bí iná tàlẹ̀rítẹ́sì rẹ̀ fi kílíà tó ní mímọ̀ ní asìlàmù wọ́jẹ́ ahólélà tó tẹ́ni tó tí ọ̀rọ̀ lẹ̀ fọ́lọ̀kù ní bọ́ sagídí mo jùlẹ̀ tí mo ti bá sọ̀rọ̀ ìyàwó rẹ̀ mọ́gbà tí mo ti tẹ́ tọ́kọ mi mọ́gbà tí ọ̀pọ̀lọ̀kùn dùn sí àárín ìgbésí ayé ẹlákùngbà tí wọ́n ní àṣàdúwà tó ṣàdúwà wọ́n ní ológun ológun wọ́n ní ó ṣe kí ó ṣe in tí wọ́n wá pọ̀ bọ́ sí ọmọ kó ti fẹ́nu kọ fọ̀rọ̀ lẹ̀ fún ẹ̀ wàhálà tí ó wọ́n sí ẹni bá lè jọ̀rọ̀ lẹ̀ fọ́lọ̀ ohun ló ìsìláàmù dáadáa ọwọ́ mú sínú bọ́ bá ń kírun kó túnmọ́ á ṣe dáadáa fára àdúgbò jẹ́ wọ́n máa pè ó ní yàrí tí ó máa pọ̀ ní bàbá rí àpọ̀ ah, dáadáa ni àbúrò dáadáa ni jẹ́ kí dáadáa ọmọ kànkùn ọkọ̀ rẹ̀ nínú ilé yìí nínú fámílì yìí níbi ìfẹ́ tó bá wà. wọ́n sábà ní láta Ibrahim àníbà wọ́n sàkálà mọ́ Ibrahim àníbà. ẹgbẹ́ kò jẹ́ máa ń tàwà rò wá fásọlá ní wọ́n gbọ́dá sí àbí ọ̀rọ̀ gbọ́dá sí. mo mẹ́wàá yìí

irun nìkan kọ́ ní Islam okù wàrí ọkọ̀ rọrí okù tẹ́rí nílé ọkọ lórí ẹbí lórí ara lẹ́nu sẹ́nuwà tí wọ́n jẹ́ managing director yóò dá fáwọn èèyàn lára rẹ̀ ìgbà tí wọ́n jẹ́ jíjà káwọn mọ́mọ́ mọ́ fẹ́lì mọ́ gbogbo àwọn ọlọ́wọ́ tẹ́ fẹ́lì ńkọ́ ẹ̀wàlẹ̀ kírun ẹlẹ́gbàwẹ̀ kó pé gbàgbọ́ lọ́hun ó lè gbàrún wa àdàbá lọ́hun kó lè gbàrún wa lọ́hun kó lè gbẹ̀bí wa láti wà rere pẹ̀lú ẹ̀sìn wa lọ́hun kó lè gbàrún wa. Wọ́n yí dákàrà yóò mẹ́lì kìíyàmọ̀, ọba àdíjọ́ àlìkìíyàmọ̀, nǹkan ọ̀sẹ̀lẹ̀ jọ náà. Annabi sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam. Bó lórí lónìí, tẹ́rí tò ní ìwọ náà lọ dáhùn lọ́dọ̀ ara rẹ̀ bọ́bá ti gbé ìsìlámù sí lọ́dọ̀ ara rẹ̀ lé ìdáhùn kò sí tọ́kàn mímẹ̀. Bí ọwà ṣe rí lọ́la àjọ mọ̀ náà ni bá bàjẹ́ ni o bá tún ṣe ní èsì ọjọ́ wà lọ́dọ̀ gbogbo wa. Àmọ́ bó ṣe rí lè ní ọwà lọ́dọ̀ ìmí mi lọ́dọ̀. Bó ṣe rí lánàá ni mò ń sọ yìí látọ̀dọ̀ àwọn ànábì àwọn aṣáájú wa. Wọ́n fi ìsìlámù tán ayé ṣe. Àwọn tó wá pé ìsìlámù ní pàápàá orí ìsìn rárá o. Àwọn tí ọ̀bá dáa ni ọ̀dá fúnra wọn kò kò sí ìdàlúrú ìbáyé jẹ́ ní ìmá pàyàn kò sínú Islam. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ọlọ́lá àrán wa ayé tó jàgbò ní dìde ilẹ̀ wọn náà ọkọ̀kọ́ ni ọ wọ́n náà máa lé wọn sẹ́yìn, kọjú wọn. Ọdún mẹ́ta máa lé ọdún mẹ́tàlá wọ́n fi hún sí ọlọ́run lè mọ̀ tí ó gbẹ̀sán ọlọ́run wá ní ìdé tí wọ́n ọ̀rọ̀ yìí pé bọ́yá ọ̀ lágbára ní ìdé tí wọ́n kọ́ gba àwọn èèyàn rẹ̀ lẹ̀ ni wọ́n tó wá farabalẹ̀ ló tó wá ọdún mẹ́wàá ló fi ṣèjọba ló fi fọ́ọ̀mù gọ́fmẹ̀ntì Ànábì wa sallallahu alaihi

Ànábì ṣètò àlàáfíà nípa ẹ̀kọ́, Ànábì ṣètò wọ́ nípa bá ṣe jagun táà ní sàbò sí mẹ́ni àbámbájá. Kẹwà mò títà Amẹ́ríkà sí káàkiri ayé nìsìn, látàáyé Búùsì, Àbúsà Gámtà ríra, àti látàáyé àwọn yòókù wọn náà, àti gbogbo àwọn alágbára ayé márààrún tí wọ́n láwọn ń fáyé ṣe, ẹn tó sí lẹ́gbẹ́ kan, wọ́n bá jẹ́ lẹ́gbẹ́ kan láti gba dúkìá oníkìní dúkìá. Bẹ́ẹ̀ tẹ́bi lúkọ̀ àlàáfíà sí, láti fi tọ́ Ànábì sí tó ogun lójú ogun nínú Islam wọn àgbọ́dọ̀ pọmọdé. Ẹlọ́wọ́ sọ́tùl Anfal, ẹlọ́wọ́ sọ́tùl Maida, ẹlọ́wọ́ sọ́tùl Tauba, ẹ gbọ́dọ̀ wó ilé, ẹ gbọ́dọ̀ wó igi. Nǹkan ọrọ̀ ajé tí ìlú bá fi ń sẹ̀mí ẹ gbọ́dọ̀ fọ́ọ̀kan àwọn èèyàn ara ilẹ̀ ẹjọ́ bá jà, sábà ìsípá àwọn ọjà mọ́, ẹ̀ka ẹ̀dáwọ́dú sábẹ́ríkà ọgbà. Wọ́n pọ̀ àbóyún wọ́n pọ̀ ọmọ kékeré wọ́n parúgbó wọ́n ba dúkìá jẹ́ wọ́n ba lé jẹ́ wọ́n bọ́nà jẹ́ wọ́n aláwọn làwọn lálàáfíà àwọn ni democracy tó ń kéré bí kán kéré democracy al-islam dínú rahma ẹ̀sìn àlàáfíà rí dínú al-ma'rifa ẹ̀sìn knowledge rí dínú al-hikma ẹ̀sìn science àbíbí ọ̀bí tí yẹn bá ti mọ́ ọ̀rọ̀ nípa ká wá ìtàyé mẹ́nà al-Qur'ani òun ni dá ìrẹ́tù màárì òun ni encyclopedia ṣẹ́mà ma gbogbo nǹkan nínú ẹ̀ gbogbo àwọn tó wá tẹ̀lá nẹ́bì tí wọ́n ṣèjọba ẹwọ bọ́n ṣe rí láyé wọn ètò bá ṣe fẹ́yàwó mẹ́nà alkùnrání ètò bá ṣe bá jà tàà bá rí túnṣe mẹ́ bá ṣe kọra wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàà ní tọ̀ta wa Islam ètò bá ṣe tọ́mọ pọ́mọ́ sì ti fún bàbá rẹ̀ padà tí ó sẹ̀sán ọjọ́ mẹ́nà Islam ẹni bá sọ̀sìlámù ló kọjú èsì ẹ̀ òun ni ọ̀dá àbáwọn tí ń bá ń ṣe ìsìláàmù náà ní ṣe jákújákú àwọn ni wọ́n mẹ́bà ìsìláàmù ló kọjẹ́ ìsìláàmù ọ̀dẹ́ ìkẹ́kọ̀ọ́ ọ̀dẹ́ ìsìláàmù mùsùlùmí ni ò sí dáadáa tó al-islam annabi sallallahu alaihi wasallam ẹ ma gbọ́rọ̀ rẹ̀ kan tó sọ ó ní la darara wala ọ̀rọ̀ náà jù bẹ́ẹ̀ lọ la darara kò sí nira nínú ẹ̀sìn ìsìláàmù fún wọ́n tó ń ṣe wala dirara kò sí nira fún ìsìláàmù látara rẹ̀ sọ́dọ̀ ẹlòmí ìyẹn ni pé má nira rẹ̀ lára má sì ní ọmọ làkejì rẹ̀ ní ara bá ti sílẹ̀ sí mọ̀nù báyìí bá pé ìwé kalẹ̀ sábá ti wé lórí ẹ̀ tébùrù yìí ò nígbà bẹ́ẹ̀ bá ń sọ̀ rẹ lọ́jà má ní ọ̀rẹ́ rẹ̀ láà ó ti wà ní àdísì yẹn ìwọ pẹ̀lú ìyàwó rẹ̀ àtọkọ rẹ̀ ẹ má nira yìí láà ó ti wà ní àdísì yẹn bàbá sọmọ ọmọ sí ìyá ẹ má nira yìí láà ó ti wà ní àdísì yẹn láà dọ́rọ̀ra wọ́lá ìrọ̀rọ̀

Ìfọ̀ká wà nípa ilẹ̀ mo dára mọ́ wa. Kọ́dà kákọ́lé ní ẹ̀yìn o. Ṣe bọ́ra àyà ní. Káti gbé ilé ọ̀hún o. Ó ṣe tọ́ fún wa. Ìfọ̀ká wà nípa ilẹ̀ mo lè dára mọ́ wa. Ilé kan bẹ lágége mẹ́ láàrin ọdún kan ìyẹ̀ mẹ́ta mẹ́ta ní ikú mẹ́. Ẹ pé wọ́n sọ fún yín alázàrá tó nìkan ní sọ fún mi yóò ní bàbá nǹkan dé mọ́ ní kí ló dé ó nílé àwọn táwọn ń gbé láàrin ọdún kèèyàn mẹ́ta òkú bẹ̀ ó lẹ́nùgbà tó ń débẹ̀ báyìí ó di ọdún kẹrin tó ń débẹ̀ kò sí ọdún kan téèyàn mẹ́ta mẹ́ta òkú kó láti jẹ́ kódà ọ̀rẹ́ nǹkan kú ọ́sẹ̀sẹ̀ tọjà dé ní ó sì wọlé ìwẹ̀ ń wẹ̀ lọ́wọ́ ọ̀nà òfẹ́ tara wọ tọ́lẹ̀tì láwọn ti lọ gbé jáde ah, ló wá rí pé kí ní yọ ọmọ kàn ń tọ́ báyìí ẹni tó kọ́lé òun ni ká bèèrè pé kí lọ́kọ́ ká kọ́lé nílé ayé ooo. Láti ìgbé ilé ọ̀hún. Ọ̀sẹ̀ bá fún wa. Kọ̀kọ́wà ní pẹ̀lẹ̀. Kọ́lé dára fún wa. Tàbá mẹ́ lówó tàfọmọ ọlọ́mọ sẹ́só tàfọmọ ọlọ́mọ sẹ́só. Mo tún gbọ́lá báyìí náà lọ́nà àtàó. Gẹ́ẹ̀tì sàó gangan lọ́nà àtàó gáràjì kan bẹ́m̀bí tí ilé kéwú dáwà ti fẹ́ orí sámsù dínì tàbá kó mẹ́ tán gẹ́rẹ́ báyìí tá máa wọ gáràjì mọ́tò sàwó ibẹ̀ ni wọ́n lọ́kùnrin ọ̀hún gbé ẹwọ bí jáde àdàmú ara wa ní ìsìlámọ̀ fẹ́ wákúwá ìsìn lé ju ó sì lé rí bó sì rí onígbádùn ẹ̀ náà náà bọ́lọ̀fẹ́ ìyàwó wa fura sọ́kọ̀ ọkọ mi tí ń bá ń jáde lọ sí sílẹ̀kùn yàrá lẹ̀ ni wọ́n bá filẹ̀kùn lọ́kọ́ bá ń bí lọ́dá mú ní ó filẹ̀kùn ilẹ̀ tọba tó jáde yóò tilẹ̀kùn fún yóò bá ní tọba bí ọdá kó ọmọ tó sẹ́rẹ̀ tọba filẹ̀kùn lẹ̀ lóbìnrin bá jòkó pẹ̀lú ọmọ rẹ̀ lọ́wọ́ nígbà tó tí ìdí aago méjìlá ọ̀sán tẹ́jọ máa ń gbọ́ mi ìwọ tọ́lọ́run bá sì jẹ ìrọ̀rùn fún tó ń tọ́ ń jẹ nírọ̀rùn ọmọ tó gbọ́dọ̀ ọlọ́run ẹlòmí wà débi ojú egun wọ́n wà débi ojú èṣù kò sì ní ṣe tí ọlọ́run ọ̀bá fún ṣe kò ní ṣe jọ ẹgbẹ́ náà lọ bọ́lọ̀mfẹ́ tọba dìde rí aago méjìlá ọ̀sán tó sàn mú ìtúbìnrin ń jòkú báyìí ń wò ta bẹ́ẹ̀ lọ bá róbìnrin kan tí ń bọ̀ tọ́pọ̀ ọmọlẹ́yìn <laughs> ń sáré wọ̀ pẹ̀lú ọmọlẹ́yìn ń lágùn ọba sáré wọlé ọwọ̀ pálọ̀ ókò ń pálọ̀ tí bá ń wọ yàrá lọ tó bá wọ kankan bí wọ́n dúfù ọkọ ìyàwó ẹ̀wọ̀n wò báyìí lọ bá parẹ́ mọ́ bẹ́ẹ̀ lóbìnrin máa wọ̀ bá ah, ẹnì kan wọlé nìsìn ẹnì ní mú ìsọ́gọ́ ọkùnrin ọkọ mi púpọ̀ ìmọ̀ ìpínlẹ̀kùnlẹ̀ báyìí àwọn táà wílò obìnrin kan lọ wọlé níjà àmọ́rú ẹ̀tọ́ wọlé wà ìtẹ̀nú ní bèèrè ni ọdá jí wọn owó owó níbi tó di tẹ tọpa rẹ̀ lọ bí kọ́mbọ̀dù ọkọ ẹ̀ tó fi kọ́mbọ̀dù báyìí tó ní àà tó ní èèyàn ilé ìlówó bá ṣe wìí Ya ilé ìjọsẹ̀ lórí olùfòhún náà sóòrùn. ọkùnrin ìwádé wọn wà kí tó ń bá rí yóò kú sí ni ọlọ́run jẹ́ orí nígbà tí di ọdún mẹ́ta ọdún kẹrin ọlọ́run tí ní gómìnà náà já lówó òun náà dìde yẹn ńlá ká lówó abíamọ́ wọ́n èpèlú ẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀yẹ àtòrí ọlọ́run. Hádá lè sàmínà ìsìlám wà lè sàfin ìsìlám omi ṣe. Kò sínú ìsìlám. Ìsìlám ni jọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọ́lọ́run ọmọ ní àfìlámù bí ìnà. Mimman aslama wajahu lillahi wa huwa وهو محسن واتبع ملة إبراهيم حنيفا Ẹjẹ́ àti ẹ̀sẹ̀ àti Ibrahim Ìsìlámù yìí ká ṣe ní mímọ́ kedegbe mọ́lì sínà làú sí ìrànà fáà. Níbi ta bá ti àrámù dé mọ́ta dákùn látẹ̀sù tó nílọ, àfànàbí ta wá ti kó mọ́ rẹ̀ bẹ̀ọ́. Dákùn, dákùn, dákùn. Owó

Kí là sàbí wá wí? Àlùmọ̀fúnlé tún fi iná. Ẹni tó jò kan lẹ̀bí táyà nú wa. Mọ́lá dára amọ́lá wọ́n lá mọ́ta àlàó. Mọ́lá dára wọ́n lá mọ́ta, tí ò lówó lọ́wọ́ tí ó sì ní dúkìá tẹ́wọ̀n pé tó wá bí àwọn ẹ̀dá àwọn sàábí wá fún ànábì lésìkí ẹni tó jò kan lẹ̀bí táyẹ̀ lẹni tí ò lówó tí ò ní mọ́tò tí ò nílé ọ̀lásọ kí lànábì wá wí alìmọ̀fúlésù fi yọ́mà ìlìkìyàmà alìmọ̀fúlésù fi náyà tí yọ́mà ìlìkìyàmà ti ẹni tó jò kan lẹ̀bí táyẹ̀ Yá ti bí sọ́lá tí irun rẹ̀ pé irun ní ojoojúmọ́. Wọ́n zàká tí iyọ̀ zàká di ojúmọ́ ọdọọdún. Wàhájí lọ́dọọdún tó ń kó yàn lọ. Wọ́n sì yà mí. Ìgbà àwẹ̀ ní gbogbo ọgbà. Wàlákín. Ṣùgbọ́n o. Wọ́n ti sátà máa ha dá. Ẹnìkan ọ̀pọ̀ lẹ́nu ẹ̀ láìsí ó ti fẹnu pàtàwọn èdè láti lè. Wọ́n kọ́ sàfà ha dáa. Bí i ṣe kúrọ máa ń gbá ní kúrọ máa ò fẹnu dání onílérú. Wọ́n á fẹ́lẹ́ máa ويوطى هذا من نسناته wọ́n wà máa múnú dáadáa rẹ̀ wọ́n mọ̀ bí san fún àwọn ìyànjọ́ alkiyama wọ́n bá mú ìrun wọ́n fi wọ́n san gbèsè ìrun ọ̀tàn wọ́n pàwẹ̀ rẹ̀ san gbèsè àwẹ̀ ọ̀tàn wọ́n fi zaka rẹ̀ san gbèsè zaka ọ̀tàn gbogbo ètò òrùkú ọjẹ́ pípẹ́ nìkan ní bèèrè wọn irọ́ ni wọ́n padà gbájọ́ alkiyama ìrun rẹ̀ àtàwẹ̀ rẹ̀ láì san báyìí dáa fániyẹ́ ti àtànátù tíwà rẹ̀ bá san ẹ̀ẹ́

Ǹjẹ́ ogun tá nẹ́bì ní a ṣe pẹ̀lú ìyàwó jáǹsí? Ẹ̀yìn yàwó tó ogun tá nẹ́bì ní a ṣe pẹ̀lú ọkọ sáǹṣẹ́, ẹ̀yin ọmọṣẹ́, ẹ̀yin ọ̀gáṣẹ́, ẹ̀yin olórí ìjọba Nàìjíríà. Yára dúà lọ́lọ́ yìí. Jonathan àbí kí ni mẹ́bẹ̀? Ní bẹ̀m̀bẹ̀ ní, ọlọ́run ṣe ní good luck nílẹ̀. Táàjì orí ìṣe, àbátún kó wà lábáhùn náà. Torí bàbá ti ń kú ọ̀gá, àwọn ẹlẹ́mọ̀ ń kọ́, tí wọ́n lè dáa sí ni, wọ́n lè dáṣe ẹ jẹ́ káwàtà jẹ́ mùsùlùmí tàn kọsọ la ilaha illallah muhammadu rasulullah ẹ jẹ́ tí wọ́n yàtọ̀ láwùjọ kọmọ pé àbá mùsùlùmí náà níwà wọ́n da ẹmẹ́jì wọn mọ́kọ́ àwọn mùsùlùmí bàjẹ́ ẹjá tún ra wá sí bàbá fẹ́ kí ìsìlámù ọ̀dá lọ́la kò ní láti tún ẹnu wọn dáasọ́nà ànẹ́bì dáasọ́nà alkùránì ibi tó bá ń rún mọ́kó wá láàtẹ̀ mínà ká lọ túnbẹ̀ sí ìrẹ̀ mẹ́ta ní wà wá sí ẹ̀yìn èèyàn mí ní wà gbọ́ àwọn kan wá gba wá sí àwọn kan wá tako wá sí èèyàn mẹ́ta ní wà wá sí èèyàn ní ẹ máa gbọ́ àwọn kan wá wo wá sí àwọn kan wá gba wá sí àwọn kan wá tako wá sí èèyàn ní wà wá sí èèyàn ní kẹ máa gbọ́ ìrọ́jú wá wá sí ká sì rọ́jú gbọ́ wà sí ká máa rọ́jú gbà wà sí máa rọ́jú lọ wà sí ẹ̀rẹ́ rọ́jú wà wà sí ẹ̀sì rọ́jú gbọ́ wà sí ẹ̀mẹ́ rọ́jú gbà wà sí ẹ̀sì máa rọ́jú lọ máa رجل وادي بدراج ووادي تدراج بوادي امراج بوادي اتمراج ووادي اللهم انا نسألك ايمانا صادقا وعلما نافعا ورزقا واسعا ولسانا ذاكرا وقلبا خاشعا وبطنا صابرا ومغفرة قبل الموت ومرحمة ومرضية بعد الموت ونسيبا من الجنة ونجاة من النار برحمتك يا رحم الراحمين يا رب العالمين يوم ايام الاسلام عليه بابا وأتي بنا تولي وتوبروا wa ẹjẹ́ arọ́jú káwọ ọjọ́ orí wa bídá bá dé káwàrò pé tí ẹ̀mí mi ó kún àbí ò ní kún tó bá jẹ́ pé wọn mọ̀ pé ó kún kò ní kún ẹjẹ́ yí padà kí máa ṣe dáadáa bá a bá ti lè gbàgbà fọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbàgbà wa náà subhana rabbika Wọ́n ni bá àwọn àgbàlagbà ojú òkú. Ìjọ́ ọmọ Yorùbá, ọba olúwa yóò bù lọ́gbọ̀ yìí, àpáàdà sáìdá bọ̀ ní ìgbà yìí, àpáàdà sáìdá bọ̀ ní ìgbà yìí. Àwọn ọmọ ọ̀la, orúkú ẹgbẹ́ tó wà ní àìkò, ìgbàjúrẹ́ máa lọ́gbọ̀n ní ìgbà. Ọlá